الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدوك الله سبحانه وتعالى ọlọ́wọ́ تي أسي ṣe ìsìláàmù ní ẹ̀sìn fún wa ó sì ṣe ojú ọ̀nà ní ojú ọ̀nà fún wa àtọ̀rọ̀ kí àti gẹ́ ọlọ́run bá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí ó mọ̀ tẹ̀lé lódodo títí tí ayé òní fi já ìmá Ànábì sallallahu alaihi wasallam wọ́n kìlọ̀ fún al'umma yìí wọ́n pè al'umma sákèsí si, látara ìfẹ́tánísàl umma látara àmójútó tí wọ́n ní fún al'umma yìí so wọ́n pè al'umma sákèsí nípa àwọn àwọn àdánwò oríṣiríṣi tí ó mọ̀ ṣẹlẹ̀ kò sí àdánwò kan àyàfikọ́ sí pé annabi sallallahu alaihi wasallam ó ti kìlọ̀ fún al'umma nípa rẹ̀ ó sì sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn àdánwò yìí tí anábi sallallahu alaihi wasallam tí ó sọ pé yóò ṣẹlẹ̀ nínú al'umma yìí òun náà ni pé àwọn tí wọ́n mọ̀ pé àwọn èèyàn sí àánú wọ́n bẹ̀rẹ̀ sí dìde wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn sì máa gbọ́ wọn wọ́n sì máa ṣe àwọn èèyàn wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ wọ́n sì máa pè àpèmára pé orí òdodo làwọn wà wọ́n sì máa pè àpèmára pé àwọn ṣàlàyé òdodo fáwọn èèyàn ni ṣùgbọ́n òdodo ni pé wọ́n sì àwọn èèyàn lọ́nà ni wọ́n sì ń dá wọn kó lórí ojú ọ̀nà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni ọba nínú jẹ́ ó sì ṣe ní láàánú ni pé ojú ọ̀nà súnnà yìí ojú ọ̀nà súnnà yìí ojú ọ̀nà islamu òdodo islamu bí annabi sallallahu alaihi wasallam ṣe ṣe àti bí àwọn sahaba ṣe ṣe àwọn èèyàn kan wọ́n fi ra wọn ti sí wọ́n sì ń pè àpèmára súnnà yìí ṣùgbọ́n in tí ó jẹ́ òdodo in tó sì jẹ́ hakíkọ wọn òun ni pé wọ́n ń fi àwọn òfin burúkú àti àwọn ìpìlẹ̀ burúkú wọ́n fi ń lọ́lẹ̀ nínú súnnà tó sì ń ṣe àwọn èèyàn lọ́nà lọ́sàn lóru kò tún wá mọ̀ pé ó ń ṣe àwọn èèyàn lọ́nà lásán àwọn tó yẹ kó tún mọ̀nà náà tó yẹ gán rí pé in táwọn wà lórí ẹ̀ kìí sódodo in táwọn wà lórí ẹ̀ ànú ni o àwọn ènìyàn wọ́n fi wọ́n lẹ́mìí balẹ̀ wọ́n fi wọ́n lẹ́mìí balẹ̀ so eléyìí ó gbajúmọ̀ gan eléyìí ó gbajúmọ̀ gan nínú àwọn àdánwò tí ó ń kó àwùjọ wa nìyẹn so nínú àwọn àdánwò tó yẹ pé ó gbalé ó gbákó ẹni tó bá lóun fẹ́ ṣe súnnà tó fẹ́ dúró dédé irú àwọn báyìí ni wọ́n máa tọ́ka sí pé ìwọ ṣe dàbí lágbájá ó ṣe dàbí ìwọ náà ó máa sọ̀rọ̀ àwọn nǹkan tó ń sọ so ó ṣe máa ṣe bóun náà ṣe ń ṣe tí wọ́n fi gba tọwọ́ tẹni ẹlẹ́ tí wọ́n sì gbé nǹkan mí lè lọ́wọ́ tí ó sì máa rò pé súnà ló ń ṣe wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ó tún lékún ní ìbànújẹ́ lórí àlámàrí ní pé àwọn tí wọ́n ń dánù kan báyìí àwọn wá tí wọ́n ní àwọn èèyàn rò pa wọn ní ẹni ìsíwájú nínú súnà àwọn lọ̀gá nínú súnà àwọn làáfà súnà òdodo sì ni pé àwọn ẹni wọ́n ti dágbére fún súnà lọ́jọ́ tó ti pẹ́ gan ni so nínú àwọn tó gbajúmọ̀ pẹ̀lú ìmá da hakíkọ̀ súnà rú máwọn èèyàn lójú ìmá bàájẹ́ máwọn èèyàn lọ́wọ́ ìmá mayáà súnà kí a yọ súnà máwọn èèyàn lọ́wọ́ bí ice block tó yọ máwọn èèyàn lọ́wọ́ kéèyàn sì máa fi àwọn tí wọ́n jẹ́ aládàádálẹ̀ kéèyàn máa fi wọ́n lẹ́mìí balẹ̀ lórí nǹkan tí wọ́n ń ṣe so kéèyàn máa fi wọ́n lẹ́mìí balẹ̀ lórí nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ní fi lè mọ̀nà ẹni tó bá wá fẹ́ mọ̀nà náà tẹ́lẹ̀ òun náà tún máa ṣìnà sí pẹ̀lú nǹkan tí ènìyàn ń dẹrù so náà ni afá àmúbíayá afá àmúbíayá àìmáyé gbà làfá yìí ni ó máa pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà láfà yóò sì máa fà wọ́n súnà sí ẹ̀yẹ wọ́n máa ṣe wọ́n fi wọ́n sí ẹ̀fẹ̀ sámú nínú àwọn ìjòkó wọn nínú àwọn ọ̀ràn wọn ìyẹyẹ wọn ìfi wọ́n sí ẹ̀yẹ táwọn èèyàn máa rí ẹ̀rín sámúsámú ṣùgbọ́n tó bá di bí ọ̀rọ̀ àwọn bídà àwọn aládàdálẹ̀ ìgbà náà láfà yóò wá síríọ̀sì

àwọn súnà bó ṣe làwọn ó ṣe yẹ̀yẹ́ wọn ò ní fi wọ́n ṣẹ̀fẹ̀ pẹ̀lú pé bóyá lárúbáwá wọn ò rí sọ ọ̀la fi wọ́n ṣẹ̀fẹ̀ lórí ọ̀rọ̀ hajjúrù ọ̀túnla yẹ̀yẹ́ wọn lórí pé wọn ò nímọ̀ so bí àfáyí ṣe ń lọ bí ti ń bọ̀ nìyàn so wá ó jẹ́ kí àwọn bídá náà káwọn náà nífẹ̀ẹ́ rẹ̀ wal mar'u ma'a èyàn ó sì wà pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ so ó ti pọ̀ gan nínú ọ̀rọ̀ afá igá ó ti pọ̀ gan nínú ọ̀rọ̀ afá igá so ìmọ̀ yìí àwọn bídá àwọn tán jọ ga wọn àwọn tí wọ́n kú lórí bídá yìí àwọn tán kú lórí dìfẹ́ndọ̀ bídá àwọn tó ṣe pé àwọn tí wọ́n fi ilẹ̀ gan wọn ò fi bídá yìí lẹ̀ so afá yìí wọ́n dìfẹ́ndọ̀ àwọn mọ̀kóńdòrò tíì afá yìí dìfẹ́ndọ̀ àwọn mọ̀kóńdòrò lọ́tún lọ́sí títí tó fi padà sọ pé mọ̀kún lòdù láwọn náà wàlá hawla wàlá quwwata illa billah àmọ́ tó bá di súnnà àwọn èsì sírọ̀ sálàfí allahu akbar sírọ̀ sálàfí àṣejù ni mọ̀kún lòrò àmọ́ èèyàn lè pàpè mọ́ra mọ̀kún lòrò la hawla wàlá quwwata illa billah so wọ́n yani lẹ́nu pé sí kò yẹ kó ti àfáà yóò ní interest súnà lẹ́mìí bí wọ́n ó sì báwọn súnà báwọn bídà ó sì gbé wọn ga báwọn bídà ó sì gbé wọn ga òun náà wá tó ń ṣe rí àgbéga lọ́dọ̀ àwọn tí wọ́n ń dá àdádálẹ̀ sẹ́sìn ọlọ́run lọ lọ́dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n jẹ ẹ̀sìn ọlọ́run bá pẹ̀lú àwọn àdádálẹ̀ wọn ogun táfà yìí ń rẹ̀ ni kìí ṣe bóòlá ṣe preserve sunna nabi sallallahu alayhi wa bóòlá ṣe preserve ẹ̀sìn ọlọ́run bá so àwọn àwítá ìwí ẹlòmí oni àṣìṣe ni se kò sẹ́ni tí ó láṣìṣe ni so èèyàn mú nǹkan lójú ọ̀nà so ọ sì ń se láṣìṣe ṣe sa se sásìkò tí tó ki kí kí ó kórì rẹ pè ní gbogbo tó ń pè láṣìṣe fáwọn àfáàyín tí wọ́n ń da súnà rí ha ṣé àti tó àsìkò tí tó fún ọ láti ronú ni ṣe èèyàn mọ gbogbo ayé wọn làwọn fi aláṣìṣe làwọn fi làwọn jẹ́ ní gbogbo gbèsè wọn olùgbáyé ṣàṣìṣe làwọn jẹ́ so wọ́n ṣàṣìṣe láti ìgbà tán ti bẹ̀rẹ̀ súnmọ́ tí wọ́n tí wọ́n kó láyé so eléyìí ojú ọ̀nà burúkú ni o fàyín àwọn ọmọ kọ́ndòrò so àmọ́ wọn súnmọ́ ìyẹyẹ wọn ìlálàsẹ́ wọn ìsọ̀rọ̀ burúkú sí wọn ìmá fi wọn sáwẹ́wà ìmá fi wọn àwọn ẹ̀wò àwọn àwọn tàfà ìmá ń ṣe gbàmí fọ̀rọ̀ ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ fi àwọn nǹkan tó jẹ wọ́n súnà ṣe yẹ̀yẹ́ fàwọn súnà ṣe yẹ̀yẹ́ bá fàyí sí máa ṣe nìyẹn so kò ní jọyàn lójú nígbà tó yẹ pé táfà bá ṣẹ́rìn àjò tó bá lọ sí àwọn ìlú kan mísọ́rọ̀ ni so àwọn bídà náà wọ́n kójọ pọ̀ tó máa kọrin fún àfọwà máa ká lọ́lọ́ bí ẹni tó nírẹ̀lẹ̀ èèyàn sì nírẹ̀lẹ̀ fún ẹ̀sìn ọlọ́wọ́ àbàtí súnà nẹ́bí sallallahu alaihi kò sírẹ̀lẹ̀ fún ẹ̀sìn ọlọ́run ọba àti súnà nẹ́bí sallallahu alaihi wasallam pé bóòlù ni ó sì ga lórí lórí àdádálẹ̀ ó ti wá pọ̀ ó ti pọ̀ irú àwọn kan báyìí ó ti pọ̀ lọ́dọ̀ àfáì irú ẹ̀ náà ni pé àwọn tó jẹ́ ọ̀gá ògbóǹtarìgì àwọn bídá àtàtì lọ ẹ máa pín máa pín a kí ẹ máa pín sàtífíkẹ́tì pé wọ́n wà láyé dáadáa fún wọn so kí ẹ máa pín sàtífíkẹ́tì pé wọ́n wà láàrin dáadáa fún wọn àbí kí ẹ máa fi súnnà nílẹ̀ fún wọn gbogbo ilé ní nǹkan tó burú jáì so ní nǹkan tó burú jáì so tó bá ti ń bẹ pé ń bẹ nínú wọn ẹlòmíì tó yẹ pé bóyá kò mọ̀ ni èyí ó sọ pé kò mọ̀ àbí èyí ó ṣe kílọ́kọ̀ rẹ̀ èyí ó kájú kò lára rẹ̀ àmọ́ kó wá dé lẹ́bù pé èyàn tó wá fi ń rin lẹ̀sẹ̀ pé wọ́n súnnà làfáà yìí la hawla wala quwwata illa billah èyàn tó wọ́n ń kílèmù pé èyàn rí nǹkan lórí lójú náà la ilaha so bóyá irú àwọn ojúran eléyìí bá ipá lànà ń tọ́ka sí òtórí allahul musta'an ojúran eléyìí ọ̀rọ̀ pé èyàn rí nǹkan náà gẹ́ bá so dáwọn pásítọ̀ bá lò pé àwọn rí nǹkan lójú náà kódà ó so gẹ́gẹ́ bá àwọn afáhàn súfí náà ṣe máa ń kílèmù gbámi pé àwọn rí nǹkan lójú náà pé àwọn lójú ayé báyìí àwọn rí so Allah musta'an ọlọ́run ló mọ táfà ìgbà lérò pẹ̀lú pé àwọn rí nǹkan lójú náà ọlọ́run ló mọ tó gbà lérò àmọ́ tó bá yẹ pé lójú àlá ni ṣe bá nàbí sallallahu alaihi wasallam ti sọ fún wa pé ká má máa fi tí bí ṣe ìtọ́nù ṣe ń báyàn ṣeré tó ṣe ń fìyàn ṣeré lójú oorun kéèyàn má máa sọ fáwọn èèyàn àfáà yóò tún lo súnnà ilé pé ṣe tí ṣètọ́nù bá fi hàn ṣeré lójú wọn gẹ́bá ṣe sọ wáyé bójú wọn tán sọ ojú wọn fẹ̀ ju ojú oorun lọ o táwọn tán bá ń na gbólóhùn ojú wọn tán bá sọ hmm, ó fẹ̀ ju ojú oorun lọ ọlọ́run ló máa ń tàfà ìgbà lérò aburú kí wọ́n sì máa bá wọn sọ ṣe náà nìyẹn kí máa bá wọn aládàáda lẹ̀ sí aburú rẹ̀ náà nìyẹn èèyàn bẹ̀rẹ̀ sí ní ojú ọ̀nà wọn èèyàn máa sọ̀rọ̀ bí wọn èèyàn máa ṣe bí wọ́n ṣe ń ṣe ó pọ̀ gan-an nínú wàfáà yìí èmi ò mọ̀ téèyàn fi lè kàfáà ìkùn súnmọ́ èmi ò mọ̀ téèyàn fi lè kàfà ìkún súnà ìmọ̀ téèyàn fi lè kàfà ìkún súnà ṣé ká fi súnà sí ẹ̀yẹ ni àtàwọn súnà ni ṣé ká yí ẹ̀yẹ manhajù sálàfí ni ká fi ká sàlàyé hajjúrù bí ó ṣe jẹ́ ọ̀ríyàn nínú ọmọ bọ́s ẹwàjọ wọn sí ìrìnàjò ah la hawla wala quwwata illa billah ẹwọ ìdánkarú ẹwọ ìdánkarú ṣe ń tẹ́yìn ṣe nìyẹn ṣe ń táfà yín ṣe nìyẹn pé wọ́n jọ wọ́n rí yàn wọ́n jọ pàdé ara wọn nínú bọ́ọ̀sì ṣe ń tẹ́yìn ṣe nìyẹn àfa yóò di di ìdí gbéra wọn lọ sọ́dọ̀ àwọn ògbóǹtarìgì ń bí dá àwọn ògbóǹtarìgì ń bí dá ṣé ẹni tó tiẹ̀ ti pẹ́ra rẹ̀ mọ̀ kó ń dòrò so ó wá ń ba nínú jẹ́ pé ṣé ẹni táwọn èèyàn mọ̀ kà kán náà náà ni so tó bá tó bá dibi tó bá dibi sàlàfíà ká yọ ká yọ sàlàfíà ká yọ súnnà àṣíyọ́ sálàfí àtànsọ síyọ́ sálàfí kíyàn lálá sí wọn kíyàn fi wọ́n sí ẹ̀yẹ́ kíyàn wọ́ wọn lẹ̀ la hawla wala quwwata illa billah kò túnmọ̀ pé táfà ibá bẹ̀rẹ̀ sí yíyan àwọn súnnà lọ́la tábà ìbẹ̀rẹ̀ sí ń kọ̀ntínú lórí ojú ọ̀nà burúkú yìí ojú ọ̀nà ìmọ̀ ìmọ̀ sẹ́yìn fáwọn bídà yìí ìmọ̀ gbé wọn ga yìí kò sọ wọn kò sọ wọn tó súnnà o kí wọn káfà yìí túbá lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká pa gbogbo wàyí tì káfà yìí tó bá lọ sọ́rọ̀ ọlọ́wọ́ bá kíyàn ronú òjò tí yàn dùn wájú ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá bá bíyàn bóòlù yàn sì sẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá àwọn tí wọ́n ìsọ́n súnnà ká gbé wọn gá tẹ́lì kan bá wà tó yẹ pé kò yẹ kó kò yẹ kó tiẹ̀ fi sọ́dà wọn bí dáa tó yẹ kó kó dúó ṣinṣin kó rọrọ̀ kó lọ́rọ̀ wọn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìrọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe fún tẹ́lẹ̀ yẹ kó tún jẹ́ tó àfáì ṣùgbọ́n ìjàmbá súnnà náà ni ìjàmbá ọjọ́ ọ̀nà sàràfíyà náà ni ìjàmbá òdodo ìṣe àwọn sàbábù lọ́nà kọ́ à ìmọ̀gbé àwọn ojú ọ̀nà àwọn bídá ìmọ̀gbéga kódà hátà àwọn òṣùlúùbù wọn tó yí pé wọ́n fi dáyàtọ̀ kúrò lọ́dà àwọn súnnà afáyọ́ mọ̀ gbéga sámú sámú afáyọ́ mọ̀ gbéga ni ẹ dákun sáfún súnà wà lélẹ̀ sáfún súnà lélẹ̀ àwọn tí wọ́n yìn àwọn bídà náà tó tó fi ń lọ ń sọ gbogbo bí ṣe ìtọ́nù sí fi ń ṣeré lójú oorun àbáyé tó lọ ń sọ fáwọn èèyàn pé òun rí nǹkan lójú oorun ṣé bá la hawla wala quwwata illa billah ọlọ́run ló máa tán gbà lérò pẹ̀lú ojúran yíò àwọn tó máa ń dákun ojúran kìí sàlá nìkan náà máa ń sọ o tọ ojúran làfà sọ o la hawla wala quwwata illa billah ẹni tí ó sì máa pàpẹ́ mara súnnà náà ni ìrìjá burúkú ìrìjá tábà máa tán pè ní ìrìjá kéèyàn rí ẹbọ báyìí kó sì kéèyàn rí kèfèrí kó sì pè ní mùsùlùmí kéèyàn wá máa gbìyànjú láti rọ gbogbo èèyàn sínú Islam báfà yìí ṣe ń gbìyànjú láti rọ gbogbo àwọn bídà sínú sunna bẹ́ẹ̀ náà làfà yìí náà ń gbìyànjú láti rọ àwọn àwọn tí ìṣe mùsùlùmí náà sínú Islam lórí ìpìtẹ́ndì pé à ń ja àṣejùlógún lórí ìyẹyẹ nǹkan tó jòdòdó gangan ìyẹyẹ sunna nabi sallallahu alaihi wasallam ìyẹ̀yẹ́ nǹkan tó jẹ́ islam ìrìjá burúkú ìrìjá burúkú lọ́sàn lóru lẹ́mọ̀ bó lẹ́nu àfáà yìí má fi súnà nílẹ̀ fáwọn tí wọ́n sí súnà má fi súnà nílẹ̀ fáwọn tó yí pé wọ́n gbáyé wọn lórí lórí ojú ọ̀nà sufi ni àìmáyé àìmáyé ìjòkó ni bàbá ìfisẹ̀ lórí kílùkọrin karama labaja karama labaja eléyìí àṣírí kíní àṣírí tọ̀hún kíyàn kan wá dé kó sì rí rárá o ọ̀n súnà ní kí á lọ sọ ọdún súnà gbogbo nǹkan yẹn náà torí kí ní gàmí tó fẹ́ sọ ọdún súnà Allahu musta'an afáyí ń tan ìrìjá ká báwọn yóò ṣe bẹ́mi àwọn èèyàn yóò ṣe balẹ̀ lórí nǹkan tí ó tí kó lórí Islam wọ́n máa rò pé mùsùlùmí làwọn ó pọ̀ gan ó pọ̀ gan ayé lè má bọ̀ wá láti máa list gbogbo ẹlẹ́ọ̀kọ̀ọ̀kan lẹ́ọ̀kọ̀ọ̀kan lẹ́ọ̀kọ̀ọ̀kan àmọ́ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sin rẹ̀ o tó ti pé súnà lọ fẹ́ ṣe ó yẹ kéèyàn ṣọ́ra o ó yẹ kéèyàn ṣọ́ra ó yẹ kójú yàn láwọ̀ sẹni tí ń sọ fún ọ orí nǹkan lójú náà ọlọ́run ló mọ tí ó táfà yóò tún padà fi lọ́lẹ̀ lọ́la so ó yẹ kéèyàn ṣọ́ra o kéèyàn dáàbòbò ẹ̀sìn yẹn o kéèyàn gbé ẹ̀sìn yẹn so kéèyàn gbé ẹ̀sìn yẹn sákò lọ́dọ̀ àwọn tí wọ́n bàjẹ́ o kéèyàn gbé ẹ̀sìn yẹn sákò tí wọ́n mẹ́hẹ̀ rẹ̀ tí wọ́n kàn mọ́yàn lọ́wọ́ tí wọ́n sọ di domi mọ́yàn lọ́wọ́ àwọn mumayyi'un àwọn murji'ah ìrìjá burúkú ìrìjá burúkú máa tan ìrìjá àká lọ́tún lọ́sì lọ́tún lọ́sì la hawla wala quwwata illa billah tó bá yá wọn ni muhaddithin allahul musta'an ah ẹ̀sìn ọlọ́run bá ẹ̀sìn ọlọ́ọ̀bá láwùjọ wa yìí ah ẹni tó bá nífẹ̀ẹ́ sí ọlọ́ọ̀bá láwùjọ wa yìí ó yẹ kó kéré lórí pẹ̀lú àwọn tó yẹ pé tán bá jí láàárọ̀ báyìí tán bá gbọ́sọ̀wọ̀ báyìí èyí tún jẹ́ àwọn èèyàn ẹ̀rọ tún máa bàlú mà pé eh kí náà tún jáde lẹ́nu àwọn afáyìí lónìí so wallahi bó ṣe máa rí nìyẹn táwọn afáyìí bá tán ti rí wọn báyìí pé eh kí náà tún jáde lẹ́nu àwọn afáyìí nínú ìfàwọn bídà lẹ́mìí balẹ̀ lórí nǹkan táwọn àlórí ẹ̀ ìfiwọ́nlẹ́mìbalẹ̀ lórí nǹkan tó wọ́n ìgbé àwọn ọ̀gá wọn ga ìsọkúnyàn wà lára wọn ìwà yẹ̀yẹ́ àwọn súnà ìlàlàsí wọn la hawla wala quwwata illa billah tó bá sì yà wọn pẹ̀wọ̀n láfà aládì tí wọn wòye sí nǹkan táwọn afáàsọ nípa àwọn mórí àní àti ìrìjá tí wọn ò bẹ̀rù fún ìmáni tí wọn gangan tí wọn ò bẹ̀rù fún ìsìláàmù wọn ni pé ìrìjá yìí ó lè padà ó lè padà kó wọn sí pé wọn sì nǹkan kan tó ti ba ìsìláàmù jẹ́ tí ó ti ba ìsìláàmù wọn jẹ́ tí ó ti ba ìmáni wọn jẹ́ tí wọ́n sì máa ṣe lọ wallahul musta'an wallahul musta'an eléyìí ṣe láti listi àwọn nǹkan tí àfáà yìí tí wọ́n ń dánwò wà ilá yógun gan yógun gan yógun gan àwọn nǹkan táfáà yìí ṣe pọ̀ láburú ní ìjàmbá súnnà ìjàmbá òdodo tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala bí ẹnìkọ̀ọ̀kan allahul musta'an Allahu musta'an ìjókòó táwọn bídà máa wá yàwòrán rẹ̀ bí ó ṣe jẹ́ wọ́n pàdé ní normal bus ṣé ní normal bus lẹ́yìn tí ń pàdé pẹ̀lú àwọn tẹ́ ń jókòó tì àwọn tẹ́ ń jókòó tì mọ̀kúndò tẹ́ pẹ́ra yín ṣé ní normal bus lẹ́ ti rí mọ̀kúndò ẹ wo ẹ wo ìfi làákà àwọn làákà ìṣèlérà of course àwọn èèyàn àwọn àwọn tí ń tẹ̀lé wọn àwọn tí wọ́n àwọn الله المستعان الإمام الأوزاعي رحمه الله تعالى إمام أهل الشام كان يحيى وقتادة يقولان وني يحيى أتي قتادة وني صبي ليس من الأهواء شيء أخوف عندهم على الأمة من الإرجاع قوسين ككنين فينو nínú àdádálẹ̀ tí wọ́n bẹ̀rù lórí al'umma yìí tó tó ìrìjá afáyín ṣe ìrìjá islamu islam ìrìjá imani ìrìjá súnnà náà jẹ́ tẹ́mìyàn tó lọ́tún ló sì láfà ibá ti gbá máa gbá eh ẹ̀rọ sì máa bàyàn pé eh kílàfà ìfẹ́ tún lọ́lẹ̀ kílàfà ìtún fẹ́ kóra rẹ̀ sí tí ó bá pàdé lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí a bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí a dábòbò ẹ̀sìn àwọn tí wọ́n ń fẹ̀sìn yẹn ta kìíní kéèyàn pa wọ́n tì ìwọ náà ráburú tí gbogbo àwọn tí wọ́n fi ń lọ́lẹ̀ pọ́n súnnà ni ìwọ náà ráburú tí wọ́n ń ṣe náà ìwọ náà ráburú tí wọ́n ń dánwò náà ìwọ náà sì mọ gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe láwùjọ ìwọ náà sì mọ gbogbo àwọn àdádálẹ̀ tí wọ́n ṣe lọ́tún lọ́sì tí wọn ò fi ilẹ̀ lẹ́yìn náà irú ẹni báyìí yóò tún wá ìyẹn àwọn olórí wọn yẹn náà àǹfààní wò ní òbí àǹfààní pé kán gba ti yín àbí la hawla wala quwwata illa billah àǹfààní wò ní ń bí ju pé àwọn ènìyàn wọn máa wá ṣe ẹ̀rọ àwọn clip yẹn lọ máa fi fira wọn lẹ́mìí balẹ̀ so wọn máa fi fira wọn lẹ́mìí balẹ̀ pé áà ah, ẹ̀wọ̀n nǹkan wọn máa fi fira wọn lẹ́mìí balẹ̀ pé áà ah, àsunsun eh, eh, wọ́n ní wọ́n ní wọ́n láfa wa àwọn arí wọn lójú ọ̀nà Allahul musta'an ọlọ́run ló mọ́ táfà igbá lérò pẹ̀lú ojú náà o so aburú kéèyàn máa ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lójú yẹn náà ni wáyé pàlà ni anábì sallallahu alaihi wasallam sọ pé kéèyàn máa fi bí ṣe ìtọ́nù ṣe ń fi yàn ṣeré lójú náà kéèyàn máa <laughs> lójú náà nǹkan tí nǹkan bi, bí àwọn tí wọ́n ń pẹ́ra wọn sí súnnà láwùjọ bá ṣe ń ṣe nǹkan tó ń pààyàn lẹ́kọ́ ni so eléyìí jẹ́ ìkìlọ̀ fún wa ká sọ́ra ká jìnà sí gbogbo àwọn ẹni báyìí ká má pè wọ́n mọ́ súnnà bákàbákan má nígbà tí àpẹẹrẹ àmọ́ kan dòrò tẹ́ ń pè lóhun súnnà ah! bóòlù àwọn èèyàn náà ṣe máa ń ṣe báyìí náà èèyàn pẹ̀lú rẹ̀ mọ̀ ń dòrò ó ní mọ̀ kó ń dòrò lòun ẹ̀ ń pè ló súnnà kí ló dé báyìí náà kí ló dé tí tí ìbílísì bá jáde tí ṣètọ́nù gangan bá jáde tó bá pera ẹ̀ ní ìbílísì sáwọn èèyàn nípe ló ń súnà báyìí kí ni kí ilẹ̀ fẹ́ gbàǹbí kí gbogbo èèyàn sàtọ́ ń súnà yìí náà tó bá wá yá lẹ́yìn gbogbo aburú táfà yìí ṣe lẹ́yìn gbogbo ohun táfà yìí ti sọ tó yẹ pé tá bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa ka ìjòkó kéèké ìjòkó ráńpẹ́ yìí kò lè kò lè kó gbogbo ẹ̀ sínú lẹ́yìn gbogbo yẹn wà ní ah, àwọn tí wọ́n ń kìlọ̀ fún àlùmọ̀ tí wọ́n ń sàlàyé aburú yìí àwọn gangan aláburú àwọn ọmọ yẹn tí wọ́n dákàmà saya'lamuna ghadan manil kadhdhabul ashir so a padà mẹ́lọ́lá tàbí oní tí ń parọ́ tàbí aláburú wallahu a'lam وبالله التوفيق صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين